ọ̀nà àwọn ìrọ̀lá بسم الله الرحمن الرحيم لقد جاءكم ربكم من ربكم عزيز عليكم عليكم حريص عليكم بالمؤمن يا رب رحيم فإن الله يعطي الله لا إله إلا هو عليه الرحيم وهو رب العالمين بسم الله الرحمن الرحيم لجيب أبي قريش إذ أخيهم رحلة الشتاء والصيف فليعبد رب هذا البيت الذي أمر في جهود وأراد لهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معين اللهم صل وسلم على سيدنا ومولانا محمد الذي هدانا وصلى لنا على كلمة شهادة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله عليك أن أدمه وجزء الله وإيمانا ètò wá ti lẹ́rẹ̀ fọ́lọ̀ Ìṣẹ́ dáadáa ní ìṣẹ́ àwọn ajẹ́rìí tó kò ní àfọ́lọ́wọ́ bá. A sì jẹ́rìí tí a nẹ́bí wa وعسى الأمانة وعسى الأمة من إبراهيم أمينه وما كان من المشركين نسألك اللهم من ذنوبنا وسيئات أعمالنا ما قدمنا وما أخرنا وما أكثرنا وما أخرنا وما أخرنا

الحافظين والحافظين أتواسم دايا يا تربونا سواجه لفكة قالوا لي اللهم هدنا فيمن هديت ولو سوى من أجنا وتجد منا وتوفنا فيمن توليت ولو مدى كروا تذيب الصلاة فيمن أوليت ولو مدى سواجا أولنا فيمن وليت ولو مدى كروا تذيب يولون أرسنا اللهم فيمن أرضيت ولو مدى بك مدى فأرسنا وأسعدنا فيمن أسعدت مدى سواجنا عند توبيت نسألك اللهم مغفرة

يا ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أخير صلاة دعاء ìmáàmù wa aṣíwájú ìjọyọ̀ alhaj Muhammad Tawfiq tí wọ́n fẹ́ láṣe ìfẹ́ ọlọ́run lọ́sọ̀ájú fẹ́ ájẹ́tọ̀ òfèèrè mọ̀ fẹ́ sí ọlọ́run náà ìwọ̀n àjíkòtì eré ipò tayọ pàjẹ́ pé ìfẹ́ lọ́kàn ló gbé kalẹ̀ tí ò bá sí ọwọ́ ọlọ́run bẹ̀ kò ní ṣeéṣe kò ní ṣeéṣe kò ní ṣeéṣe tí ọ bá tọ́wọ́ ọlọ́run bẹ̀ nítorí pé èèyàn rẹ̀ dáǹkẹ̀kà tó kéré ṣe nínú ayé ọ̀tọ̀ mọ́mí mo ti gbọ́ tí ájò ọ̀tọ̀ bí náà tí ìyìn ọlọ́run ara rẹ̀ kò má sọ ó tó jọ́kàn ní ọgbọ́n ti pé a ọmọdé tọ́lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ ní ilé wá bẹ̀rẹ̀ lọ abáwọn èèyàn dára kárí kéde àtúbáwọn èèyàn náà lé ẹ̀sọ̀tẹ̀ àjọ̀bẹ̀lókè bẹ̀lókè àwọn èèyàn lárí wọ̀n ní ọkà níkiri tí àwùjọ ìsìláwọ́ bá ti wà láì àwọn àpàgbà tí wọ́n máa fẹ́ mẹ́ àpàyàn ọlọ́run àpàmí ọlọ́run ẹ̀ṣọ́ ọlọ́run àwọn arúgbà báwù wọ́n máa fẹ́ mẹ́ tí wọ́n máa sọ wa tó máa dáàbò àti ó sì máa kọ̀ǹtà bá ń ṣe mọ́tọ́ wá tẹ́ ẹmà ìyá nínú ìsìláàmù gẹ́gẹ́ bá

ẹ ti dòjí sí ọlọ́run àdúrà náà láti àmọ́ká tó pà àwọn ìfẹ́ tí ó jáde ọgbà nígbólóhùn tààrí méjì ọ̀yẹ̀ká sọ ìdí òsì ní jáde ọgbà kó dàbẹ̀ sí máa tẹ́lẹ̀ ọ̀yẹ̀ká méjì ọ̀rọ̀ tí ò bàbá tó ṣe bí àtọ́lọ sí mìíràn èyí náà tó lọ sí mìíràn ẹjọ́ sí tí ọ̀dá apá apá ọlọ́run dúpẹ́ àdúpẹ́ fún ọlọ́run látara rí a sì dúpẹ́ fún ẹ̀yin náà látara ọlọ́run ọpẹ́ náà ájẹ̀ máa fi mọ́lọ̀ Ìdíta náà ti fi pẹ̀kọ́lọ̀ ní a lè ṣe ọmọnìkan kan bẹ à ń pè ní ráàbẹ̀ àti àdáwìlà, ráàbẹ̀ wọlé ńlá ní ìgbàlẹ́yà. Ọlọ́ Tọ́lá pẹ́ta ọkùnrin náà lẹ́ ààrẹ. Ṣe ìbánígbàgbé ọ̀rọ̀ rẹ̀. كنت أحبك أمسيت حب الهوى وحبا لأنك أحدهم لذاك فأما الذي هو حب الهوى فصدق بذكرك أما سواك فأما الذي أنت أحدهم له Ọ̀tọ́jú ló gbàlẹ̀ oṣù bá á sáà ara kan. Wípò sọ́rọ̀ ìlú balẹ̀ wa, wà ń bá ṣe àrẹ́ta ààrẹ́jù sí dáadáa. A ń bàlẹ̀ Ọdúnbà àtà àárátà. Fọ̀kàtí fún ṣàlẹ̀ rẹ̀ ọdún. Ọdún lè lè sí kíríkà, àmà wákà, fàmà rẹ̀ ní àtà àálọ́ nílàhù rọ̀. Fọ̀kàtí fún ṣàlẹ̀ rẹ̀ ọdúnbà àtà àárátà. Nígbò táwọn ọ̀fẹ́ ni ọ فبأنك آل لذاك فما الذي أنت آل له فكتبوك للعجزة أتارك فما الذي أنا آل له فسجد لذكرك أما سواك يحبك حبين حب الهوى وحبا لأنك أهل لذاك أبنا أبنك رفاية Ìṣẹ́ tó kú, ṣùgbọ́n sọ́kọ̀ òṣè wọ́n rẹ̀ wọ́n máa ọdájúrẹ̀ báyé ọwọ́ òwòkú ọmọ, ọdájúrẹ̀ báyé ohun òjíjókíjó mọ́, ọdájúrẹ̀ báyé wọn ọwọ́ sọkọ́sọ mọ́ ọ̀dàgbèrè báyé ohun ọlọ́kọlọ́kọ́ káàkiri mọ́ ọ̀dàgbèrè báyé ní gbogbo ọ̀nà àìdá níṣẹ́ ìbẹ̀ láyé ní gbogbo ọ̀nà dáadáa akọrin tí máa ń lọ tí máa ń ní àwọn èèyàn tí máa ń ní àwọn olówó ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó sì àwọn ilé àwọn ọlọ́lá àwọn olówó ẹ bá jẹun ló tán ẹ bá fẹ́ bì ní wọ́n bá jẹun tọ́tọ́ sẹ́tù tó lé rẹ̀ tí wọ́n bá mọ́ ní wọ́n fowó ṣe ẹlọ́pẹ́rá bí àwà ó máa kọrí mọ́ a yọ́ ma wá sí ilé ìlú táwọn èèyàn máa jó nì yọ́ tún papá jó ní ọmọ fẹ̀yìndí ní ọmọ fífòrò jó yọ́ fi gbáyà jó àwọn àgbàjímọ̀ bẹ́ẹ̀ nílùú wọ́n sì mọ̀ wípé tẹ́ lábẹ́ pípa ti ní ó dùn kọ́bẹ̀ sáájì ní ọ̀sán ó sì kí ó lè pọ̀pọ̀ látàkó níyọ̀ ó ní gbẹ́rẹ́gbẹ́rú ó dùn ó ní gbẹ́rẹ́gbẹ́rú ẹ̀sàlọ̀ sí rọ́bí àwà mú kò rọ́ àwọn bí pẹ̀lú ọlọ́run kan jẹ́ ní ìfẹ́ àti bí àbá àtọ̀fíkì ti ṣe fún yí ẹ̀ẹ́dá lóhùn jẹ́ ká lọ ìwò ìwọ̀n tọ́sílé-sílé tọ̀nàtọ̀nà bẹ́ẹ̀ tí ó sòfẹ́ à tọba ara ìyàn lọ bí agbò tí wọ́n ti ń kọrin agbòrì tí wọ́n ti ń jó agbòrì tí wọ́n ti ń lù tó sì ti sọ fún ọlọ́run tí mo fẹ́ fẹja lódò tí wọ́n ti ìwọ̀ ìwọ̀ ọ̀bẹ̀rọ ọlọ́run tí wọ́n fẹ́ sí ìṣòdò yí ọlọ́run tí ó pẹ̀ jẹ́ ńláńlá ìjà tó bù háyà tí ó tún sí ẹgbẹ́ àmìnì ni mo fẹ́ kí ọlọ́run jẹ ìfà ọlọ́run fi àbáàsù bí á ní lábẹ̀ ọ̀rọ̀ tí a ní sọ̀rọ̀ ní kìí àwọn apá ẹ̀sọ lónìí ìwọ̀ ni ayé àti sọ̀rọ̀ ní àfá ọjẹ́ kó ní ládá àti gbogbo àwọn amúsànà yóò wọ́n ti ní iṣẹ́ ọlọ́run fún tẹ́lẹ̀ tẹ́ẹ̀fẹ́ mọ̀rọ̀ gbọ́tàwó ti wá sọ sí wa àwákọ́lá gbọ́gbọ́ ẹ̀yẹ fún ọlọ́wọ́ ajẹ́kẹ́ inú ọ̀tọ̀ rẹ̀ sórí rẹ̀ àmín nàfáàbọ̀ sí àtúbá tí ó ti ti ń kọ́ ẹ̀lú gbogbo àwọn olóòrù ọba jẹ́kù mú bá wọ̀ ní ìsìnkú kọlọ̀

aláṣàjẹ́ ni tẹ̀kí onígbọ̀rọ̀ ọlọ́run dáì àráyíká ni ààrẹ onímọ̀ ní pàtà ní tọ́lọ̀ tí ìṣẹ́ ṣe ìtọ̀ ní kí láàbá ṣùfíànù àwọn ọ̀nà yìí nígbà tí àwọn ọmọ tí wọ́n náwọ́ tó rà àpá àjọ ọ̀sán àpá àpá rọ́bì àbá kọrin lọ́bà àbá pẹ̀lú jó ní bá ń kọrin ìjàpá ní bá ń fi àbá. àmá ìtọ̀ ti ayé tọ̀ ọ̀nà tí ń bẹ̀lú ayé ọ̀tọ́lọ́lá ìfẹ́ àmọ́ wọ́n bá dá ìfẹ́ àmọ́ fún olóògbé máa ìfẹ́ àmọ́ ọdún dùn àbí ọtí àbí wáìnì ló mú àbí kòkínì ló wù ọ́ ní sọgbẹ́ ló mú ní èyí tó ẹ̀yìn fi ń pè ohun wọ́n sáyé ọgbàmù tó dùn yọ́lá Allahumma ahdi Allahumma ahdi Allahumma ahdi níwọ̀n láwọn ọmọ rábíà àwọn arígbèsẹ̀ ìjọba ọmọ tí lálẹ́kà tó ló wọ́n pè rábíà rábíà kan lọ fún lọ́túnmú láàájú lẹ́nu rábíà bá ń gọ́ síbò pẹ̀lú orin àrùn títí ní ogun ní yóò ní gbọ́ síbò èyí tó pé àpò omi tí ó àwọn gbọ́sẹ̀ àpò omi tí ó àbá ti ti dà ní ẹ̀sìn àmúgbẹ̀yìn lẹ́nu àti tó gbé Ìjọba ọdún sí olóòrùn ìlú tó kí orí iṣẹ́ òfin tí orí ìmọ̀. Ìjú ọlọ́run ìjú àgbàtí ló ti fẹ́ ọmọ àti. Lọ́lọ́run lẹ́nu ni, tàbá jú ẹni níwájú àfà, làfàfà wọ́n ní ńlá lábọ́lọ̀ sọ̀rọ̀. Nígbé ẹja tí wọ́n fẹ́ pa ọ̀kan ni, ìwọ̀n mẹ́tíwọ̀n náà tó lòrò ti gbé ilé ìmọ̀, ètò gbọdọ̀ bọ́mọ́. Wọ́n gbé tó àfọ́ òmú àfáàgbà lọ́wọ́ ẹ̀ àfáàgbà fún ìjọ ọ̀nà bá ara máa fi kó lórí ní kéjì gbogbo tí bá bẹnu ọkàn láti ní lọ sí ọlọ́run tí ra ilẹ̀ ìjà òkú bẹ̀ àfáàgbà fún mi pẹ̀lú omi náà ni mú mú díẹ̀ náà wọ́n fi lè jẹ́ wọ́n pẹ̀lú omi ní o bí àwọn ọmọ tí pariwo lọ́gbà bá ṣe ẹ̀yọ́ mẹ́gà sí gbogbo àti òfin tó mọ abẹ́ òlélẹ́ bàbá bá tó ìgbẹ́ ti lọ́wọ́ ní bàbá bá máa ti bàbá gbà pé à bàbá bàbá bá tó gba díẹ̀ lé lé ó sí gbà tó máa yé ló ti tàbí ẹ̀ṣẹ́ ọ̀nà fún àwọn ẹlẹ́ àwọn ọmọ olóòrùn tí ó fún gbé wá rírọ̀ gbé wá rírọ̀ gbé wá ọ̀rọ̀ ọmọ ọmọ ọmọ ní ọkọ̀ tó ṣòṣò nǹkan dáadáa rí ẹ̀mí wíwá ìgbòkóòrùn tàbá bá tán sí ọlọ́run wọ́n wá ní àbọ́fẹ́ ti bára rẹ̀ lọ́gbọ̀n olóòrùn tó jẹ bàbá bá ti ní bá ẹni tí ọ̀ma yé gẹ́gẹ́ báwọn kan sí ti bẹ́ẹ̀ mú ní tẹ́lẹ̀ rí mú lẹ́sì ká àwọn ápèrè padà tí lásìlá ti kí àwọn èèyàn padà tí kọ̀ ní gbogbo àwọn èèyàn padà tí ìrọ̀wá ti sọ̀fá ní ajáfà ẹ̀rẹ́gbẹ́ ìṣòro ó yẹ pé gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ń sàmọ́ ní padà àwọn akọ̀wé sí ìkírun àwọn obìnrin alágbé ayé tí wọ́n máa ń lọ sọ́ọ̀tù tó wù ní tẹ́lẹ̀ bí tí wọ́n rúkọ wọ́n lọ jọwọ́ lórí ẹwà tí a tòtòlé ọlọ́pẹ́kọ́ tó náà tọ́wọ́ tí kọ́ bá ṣe àmà ọpẹ́ ẹwà àbẹ́ ìyẹwà ẹwọ ilẹ̀ ìdìkò ẹwọ lára tẹ́gbà ẹwọ ilé tẹ́sì àfábalọ́lé bá a bá ti lọ lé náà ìrọ́bọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀

fóòkù àti ìgbẹ̀ndótò òun náà tọ́mọ́ ọmọdé rábí àkáyọ̀dá ìjọba lọ́lé ọmọdé lọ́lá àtàdùn àjẹ́gbẹ̀ ìkọ́ni púpọ̀ lórí tó bí ẹ̀rí àpapọ̀ gbogbo ẹ̀yẹ inú wá lóhun ọjọ́ pẹ̀lú orílẹ̀-èdè rábí àpapọ̀lọ́lé dáárí àpapọ̀ àti ti máa ń fi ọlọ́run ó wà nínú alúwà ó wà nínú yàrá ìyẹn náà àwọn àjẹ̀mọ́ pàtẹ́ lọ báyìí tí wà láti rí tí wọ́n Allah nígbà yàtọ̀ wọ́n pẹ̀ hayi nígbà yàtọ̀ pẹ̀ yíò ìtàkàkọ̀ fún wọlé yìí sáà náà ti fi kọ́rọ̀ tọ̀lọ̀ láti kí ọlọ́run tí ò bá ṣe á máa tẹ́jọ òun tó gbàgbé lọ́wọ́ bá tọ́pọ̀ tó ìlú ilẹ́ṣẹ́ wa tọ́pọ̀ tó ìrìnà lọ́mọ wa tọ́wọ́ fi ní máa rẹ̀ tọ́wọ́lọ́ rẹ̀ Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah Allah àwọn àmú dáadáa àkọ̀ọ́bá lórí dáadáa ń wà wọ́n tó ń sọ àìyíò orí ọ̀yọ̀ àìyíò orí ọ̀yọ̀ àìyíò orí ọ̀yọ̀ àìyíò orí ọ̀yọ̀ àwọn àlá àlá àlá ẹ̀yà àwọn ọmọ káwí àkáyẹ ìkọ̀yọ́ mẹ́fà ti wá. Iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́wọ́ mọ̀, rábí àpá kọjá bẹ̀ láti fi ti kọrin. Tó ti rẹ̀, ibẹ̀ ní wọ́n pàtó orí. Náà lọ́bá tó àdúgbò rẹ̀, lọ́pàá ń kò ojú kìí bá wọn tẹ́tọ̀ wá

الله الله الله الله الله الله الله Allah, Allah, Allah, Oúnjẹ ọwọ́ ilé wa, ọ̀nà wàhálà ọwọ́ ilé wa, ọ̀nà ìdínà ọwọ́ ilé wa, kókó ọ̀nà lórí tí ó jẹ́ nínú pọ̀ ohun. Ó lọ rẹ̀ ní ọmọ kóyọ̀. Àti ọmọ bẹ́ẹ̀ tó múnú. Yàrá rẹ̀ máa ń sọ. Òun lọ bá wa. Àbá wa rẹ̀ ti fi ní rá ìṣe ìjọba ọ̀gbìn à. Wọ́n lọ sọ fún ìṣe ìlú wọn ti fi ọkọ̀ pátá ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe أفعل أولا بالسلم وشيوخ ومكتب وحليفة ومن سكت ومن جولة ومن سكت غالي كما قد يكون هو لعمل قوة الجسد أو مقرأة يحلم كنو مكتب وحلم كنو وهذا قوة الجسد الحي الحي قبل كل حي الحي والرجيع الحي والرجيع الحي ويرفع إليكم الحي والرجيع الحي وتقول الحي ومن عبيد الحي له وقال الحي Thank you. Gracias. Thank you.

Ẹgbẹ́ ọlọ́ báyìí, ẹni tó ní ọpọlọ, tó ní ẹ̀jẹ̀, tó ní ọmọ ẹ̀rẹ́, tó ní ẹgbọ́ rẹ̀, tó ní ọwọ́ rẹ̀, wọ́n wà Bí i orin kí máa tọ́ orin, ọba wọlé ní orí mẹ́, ọba tó kò lẹ́gbẹ̀ẹ́ ọmọ bẹ̀rẹ̀ ṣe ó jà. Ṣé ó ṣe ń pàá ìjọba ọmọ àti àti Ọlọ́pọ̀lọpọ̀ máa ọlọ́pọ̀lọpọ̀ máa ó ẹni ọlá ẹlẹ́mọ́ ọ̀pọ̀ àwọn àjọ́jú mẹ́lẹ́ bá ní mọ́ máa ọ̀rọ̀ ní wọ́n mú ilé. Tàbí àwọn àrí ẹ̀yọ̀ tó jẹ́ ti ní náà jù. Ìsùnkọ́ ẹgbẹ́ tí ó wà mẹ́lẹ́ tún àwọn ẹ̀dọ̀ pẹ́lẹ̀. Ìtì ìwọ̀ àpàrí يبادر لهم فتاة ربيع من الرب الحسين آمين آمين فقلت عن الصفية فذهبوا وهي فاتلونا آمين يجلونا فاتلونا ولا يمر علينا آمين يا رب العالمين الله àtọ̀wà fọ́nmọ́ta ní ẹ̀yọ ohun ayọ́rọ̀ ọmọ ọmọ àwọn ti dáwọ́ ẹgbẹ́ Bí àwọn yóò jẹ́ ìrìn Ìjẹ́lẹ́yìn, ìlàtọ̀ ìpàgẹ́rẹ́ ti ọkọ̀ ìṣẹ́lẹ̀ ọlọ́pẹ́ ẹjọ́ sí. Ó sì ti bẹ̀rẹ̀ lẹ́nu tó bá ti ṣe ṣe wọ́n ìlẹ́sẹ̀ ìgbàdé ti bẹ̀rẹ̀. Wọ́n ni ká wà sí aṣọ ìlàpẹ̀ 21, 23, 25, 27, 29. Bí ìrọ̀wà ti náà láti ṣọ́ra ọmọ ìgbàdé ọlọ́run wá, ọmọ ọgbà á.

إن الله يجب أن يكون máa ṣe ààrẹ náà láti yìí alhayyul qayyum zaɗe yìí àti Allah Allah bàbá wa tó àdámà kúrò púpọ̀ wọ́n kúrò púpọ̀ wọ́n kúrò ọjọ́ ọ̀pẹ̀ jẹ́ ní wọn kan gbogbo mọ́lá àtẹ̀nígbàgbé àtẹ̀nígbà sojú Ìrádọ̀ fàájá gẹ́gẹ́ wọ́n ti fàájú wọ́n ìṣìnàwó láti ìkànlẹ̀. Wọ́n ti sọ bẹ́ẹ̀ fún wa, a máa bọ́ sí tàgbà ń bá. Nígbàtí ọ̀tàjá ní ìjú bàbá, àwọn ẹgbẹ́ Aláàtàwọn àdáàkàwọn ní ojú wọn òṣìgbò. Aláàtàwọn àdáàkàwọn ojú àwọn àṣẹ́ ìjọ́nà nípa ìpínlẹ̀ Mọ̀fádò àti ìjà. Nínú ẹ̀, nínú ẹ̀, nínú ẹ̀ láti. Nínú àìjà ti ọlọ́pàá kí sí ọ̀gá gbogbo wa ní Muhammad, sallallahu alayhi wa sallam. da aqul. Kí lè lázọ̀ sáré bàbá mi láyé kí ni kí máa wí? Ànábì yẹ kúrò اللهم إنك عفو تحب العفو فأعطى هذا مكان ولا تبقنا أعطوا ثم يستفنيه طبعا هذا مكان لهم لا تبقوا فصل لهم أما أمامي ẹmọ ọrọ̀nú fẹ́sẹ̀fẹ́ mọ́tí ìrọ̀nú sí tó fẹ́ mọ́ sí báyìí mọ́ jẹ́ àdìgbà mọ́ òdí mọ́ sí mo sọ̀sọ̀kúsọ báyìí mo sàtẹ́yìn báyìí mo sì fìyàn báyìí mo sàìdá báyìí táàbá tí ń rò lọ táàbá tí ń rò tọ́mà ròrò ọlọ́run ti kílé àrọ̀ jẹ́wọ́n yóò pa ẹ̀fẹ̀ náà rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run Ààrùn-ún àyíkùn rẹ̀ yọ́wà ti fún wa, ààrùn fún nànà rọ́bíà, tọ́rọ̀ ìjà pẹ́sọ́pẹ́. Nínú wòlí فتولى لبعض آمين اللهم الله سأقوهم تريد العفو واعف عني اللهم إنك عفو تريد العفو واعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو

يعيب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو ترق العدوى فاعف rẹ̀. Ọlọ́yọ́ ti ké tí rẹ̀. Náà ni fáfọ́ àná,

ìwọ́lọ́bẹ̀rẹ̀ ìwọ́lọ́bà tó hàn tàbí kó lè rẹ̀ ìrìn àjò ìwọ́lọ́lọ́mọ́ gbogbo kẹtẹ́lì kan ọmọ. Ìwọ́lọ́wọ́ tó máa forí jìnà bí ọ́. Àbúrọ́ ọlọ́ọ̀ tí pàtírí ẹni pàtírí wa. Ọlọ́wọ́ bá tí máa ń gbé bà tẹ́kù fún ọ. Àbúrọ́ ọlọ́ọ̀ tí máa ń bí àbùkátà. Kò sẹ́lò bí àbúrọ́ ọlọ́run. Láàá ìlọ́lá. لا إله إلا هو لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت لا إله إلا أنت Wọ́n ní bẹ́rẹ̀ ní tí bẹ́nu alkùnrin ni ẹ. A fi ọkọ̀ọ̀kan tí bẹ́nu alkùnrin tẹ̀wọ́ ọlọ́run. A fi ọkọ̀ọ̀kan tí bẹ́nu alkùnrin àti tẹ̀wọ́ ọlọ́run. Iye tó jẹ́. Iye tí láìlá ìlọ́wọ́ jẹ́ náà alkùnrin. Iye tí láìlá ìlọ́wọ́ àti tẹ̀wọ́. Iye Iye tí láìlá tó jẹ́ àti tẹ̀wọ́.

تقنا إن فينا gbogbo ẹ̀ṣẹ̀ sára kí tó fẹ́ àmọ́mọ̀ sí tàbí ọlọ́pàá ti ẹ̀rù yọ́ alé rí bó jí fáwọn tí wọ́n síwájú wa ìjọ́jú agbára wa lọ́nà má ti lè wà lórí oríṣìí wa ah, ọlọ́run ìjọ́ àwọn àwọn àmì Ọlọ́run la ní lọ́ba àdélò bí àlótàkà àlótàkà tó pẹ̀lú ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Ọlọ́run bá àwọn ọlọ́run láti. Gbogbo àtàbàlẹ̀ jẹ́ ọlọ́mọ́sà tó alọ́wọ́gbàlẹ̀. Wọ́n ni a jókó sí, a ṣe àsàlátù, àsàlátù láti jókó, wọ́n ni tọ́lọ́ ni gbogbo ìgbà tẹ̀lẹ̀. Lákọ̀ọ́kọ́. Lákọ̀ọ́kọ́ yìí. Tàbí ìgbìrọ́ bí àwọlé. Tàbí ajá bá bí àwọlé. Allah ta ṣe. Àti Allah. Ayú ta ṣe. Gọ̀yú ta ṣe. Orúkọ ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀. Inú àwọn orúkọ tẹ́lẹ̀ tọ́lọ́wọ́ bá jẹ́ tó sì lágbára. Ẹ̀yí tó tó wá ṣe láwọn àtàrí Wọ́n ní àwọn ìta láàrin rẹ̀. Àfíṣẹ́ tara wa. Àfíṣẹ́ tara wa ní tẹ́ta ní ṣe wa náà. Wọ́n ní jẹ́ àrí tó wa náà ní. Ẹni tó tó àwọn gbogbo ànábì ọlọ́run nílẹ̀. Gbogbo ànábì ọlọ́run nílẹ̀. Àwọn òṣìṣẹ́ nílẹ̀. Àwọn òṣìṣẹ́ nílẹ̀. Kọ́dà àwọn wòlíì nílẹ̀. Kọ́dà àwọn wòlíì nílẹ̀. Àwọn àfá gbogbo wa nílẹ̀. Àwọn àfẹ́ ìkọ̀ọ̀kẹ́ wa náà nílẹ̀. Àfẹ́ká jẹ gbèsè lọ. Àfẹ́ká jẹ gbèsè lọ. Àjásù anẹ́lẹ́gbà. Ọlọ́run lásàrásù dábẹ́ sí. Ọlọ́run Gbogbo àkójọ tọ́lọ̀kójọ fún wa. Gbogbo àkójọ tọ́lọ̀kójọ fún wá ní ti ṣe àmà Gbogbo ẹgbẹ́ ẹjọ́ ti sọ́tọ̀ bí ìṣẹ́lá tí ó ń fẹ́ ìṣẹ́lá. Tọ́wọ́ tí láwọn fẹ́ ìṣẹ́lá jù. Òun kọ́lẹ̀ fún bọ́lọ̀ ti ṣe ló fẹ́ yìí. Ọlọ́run bá ló ṣe rẹ̀. Ọlọ́run tó bá ti kùnkùn tọ́lọ̀ ń kùnkùn, ìbùkún ọlọ́run ti

Gbogbo ìgbà ni wọ́n jẹ́ dáadáa fáwọn. Gbogbo ìgbà ni wọ́n jẹ́ dáadáa fáwọn. Bàbá dáadáa ní sí gbogbo àpá. Bàbá dáadáa ní Ọlọ́pàá bá jù jẹ́ àti ìràkú náà ṣe. lọ sí ọ̀dọ́ náà ni ó Ó kú ní ولا لا إله إلا الله فصلاة فصلاة فبنوا فبنوا ọlọ́mọ jẹ́ oṣù ọlọ́mọ jẹ́ oṣù ọlọ́mọ ní àtàlátọ̀ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما Gbogbo ẹ̀kẹ́ jọ ṣe, bàbá ti àtàrà ti kan sọ́wọ́ sí, a ti ṣe kan sọ́wọ́ sí. Wọ́n ní bá ti ṣe tí a bá rí ànẹ́bì tó tó bẹ̀ẹ́ sáàṣọ́ wòrán báyìí bá ti Àṣàlátù láàrín tí ọwọ́ ọ̀tún. Àṣàlámù lẹ́rìn lọ́wọ́. Àṣàlámù láàrín tẹ́kì ó sì. Àṣàlátù àlárín náà bí. Àṣàlámù àlárín náà bí. Àṣàlátù àlárín náà bí. Àṣàlámù àlárín náà bí. Àṣàlátù àlárín náà bí. Àṣàlátù àlárín náà bí. الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي الصلاة على النبي سلام على قدوة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 صلاة على النبي سلام على النبي صلاة على النبي سلام على تقوى صلاة على النبي صلاة تقوى صلاة على النبي النبي صلاة على النبي السلام على اللهم صل على سيدنا محمد الثابت القلب المعروف رحمة العالمين أعلن محمدا من خلفك ومن خلفك ومن بعيد منه ومن جهي صلاة تسليم حتى رسوله تغلى حتى صلاة لا سلام ولا منتهى ولا خلاف صلاة دائمة بدوامك وعلى آله وسجد لمن لا يوم الرباعية والياقوت بالمراقب الرائمة مرقب البوم والمعاني ومعنى المتقوي بالعالمين فبراك رفعني البركة حتى البذور والعمالات لكل خارج الدهور والعوالي ومن ولد الأمين في مناسبه كون فرعات الرسل بالمغاني اللهم صل وسلم على سيدنا وسبحانك على المعارف الاقوام كما تقدم العظم اللهم صل وسلم على الرب العظم سبحان الله اليك يا بصار والقسم صلى الله عليه وعلى اله وصحبه بها اياه على سيدنا محمد وعلى سيدنا محمد وعلى سيدنا محمد وعلى سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى ال سيدنا محمد كما صليت ورحمت وبارك على سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم العالمين انك حميد مجيد سيدنا محمد الوسافة النورانية علامة الصفة الرحمانية أصدقائك بالإنسانية أخرجنا ذرة الإسلامية أمعلنا ذرة الربانية أخرجنا ذرة الانتفاعية صاحب الحقة الأزلية والصحبة الإنسانية والرتبة العالية وعند النبي وسائر عليهم وعلى آله وصحبه وعلى أن أرزقنا عليها والغسرى عليك وعليها لا يرزقنا عليها وسلم تسليما كثيرا إنا ما أخذ الفاتح لما أول الفاتح لما سبقنا سراق الأخبار إلى سراق الفتح عليه أكرم المقدار عليم وآخر الأرضين يسحن يحسسون وسلام على المرسلين والحمد لله رب العالمين رافية جوية خطة تلسكي مريدة وفاقية أوام سلوم títí bèbè pé gbogbo ìyàjọ́ ń jẹ́ ọ̀padà àpáàjà odò ẹ̀yẹ àgbà tó bá tó sí ẹ̀rẹ̀ mọ́ta sí ẹ̀fún àfá ààrẹ tó fẹ́rẹ̀ fún ìgbẹ̀yìn aláfà ààrẹ ìjẹmọ̀ ààrẹ ìjẹmọ̀ ọ̀dọ̀ ẹni tí ń bẹ̀rẹ̀ olójúmọ́ tí ń gbà ọlọ́mọ́gbà sí ẹ̀fún ààrẹ ìjẹmọ̀ ọ̀dọ̀ ẹni